إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس بغير علم ولا هدى بغير علم ولا هدى ولا كتاب منير صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم ما يفعل الله بعذابكم إن شكرتم وأمنتم وكان الله شاكرا عليما أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على رسوله محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهدي يوم الدين ما بعد adúpẹ́ fún ọlọ́run الله. الحمد لله. adúpẹ́ ní ẹ̀kan الحمد لله a parí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ọba tí a dúpẹ́ fún náà ni ọba tí ó dá gbogbo nǹkan ọba tó dá sánmà àtilẹ̀ àti gbogbo tí ń bẹnu sánmà àtilẹ̀ yìí tí àwa náà tí a jẹ́ ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ni àta jẹ́ kan nínú ẹ̀dá Ọlọ́run tí a bá wò ní tí ó pẹ́ rárá o náà ládágbére pé oṣù Ramadan ó délẹ̀ tó dàbí àná yìí ló tó wá bá wa láyé lè ní àdúpẹ́ fún ọlọ́ọ̀bá náà alhamdulillah fún àǹfààní fún orí tọ́lọ́ọ̀bá tó ṣú fún wa eléyìí tọ́lọ́ọ̀bá ṣe yìí àmàlóore alhamdulillah kọ́lọ́ọ̀bá kó se àlékún oore wa àmín àtúwà ń jẹ́rìí láti inú ọkàn wa wá tó sì ń yé làákàyè wa tí a sì ń fi ẹnu wa wí síta tí ẹka ara wa náà sì máa tẹ̀lé tí agbàgbọ́ nú ọkàn tí a fẹnu wí jáde pé kò sí ọlọ́ba mí lẹ́yìn ọlọ́ba Allahi o nìkan náà lọ́lẹ́tọ̀ ká máa sìn ẹyọkan ni nínú ọlá rẹ̀ ẹyọkan ni inú agbára rẹ̀ ẹyọkan ní inú ìjọkọsọsọ ṣoṣo rẹ̀ ẹyọkan nínú ká máa sìn ẹyọkan ni nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ ìmọ̀ fún ọlọ́ọ̀bá náà pípọ̀ ní ìbùkún ọlọ́ọ̀bá náà ọba iná là ń wá ní aláàbò kúngbò tí jẹ aburú kọlọ̀nkọlà wà ń bẹ̀. àmín ọ̀dọ̀ ìlà tí ń wá ìrànlọ́wọ́ gbogbo nǹkan kó má ṣàìràn wá lọ́wọ́. àmín gbogbo tí jẹ aburú kọlọ̀ọba kó lè jìnà sí wa. bẹ́ẹ̀ látó jẹ́rìí pé wasallam ẹrú Ọlọ́run ọba ní ṣe òjíṣẹ́ Ọlọ́run ọba ní ṣe Ọlọ́run bá ọlọ́run bá ní gẹ̀ẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jí bá síwájú ànábì nìkan bá ní gẹ̀ wọ́n àwọn ọmọlẹ́yìn ànábì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà lólórí lọ́mọlẹ́yìn ọlọ́run bá ní ọlọ́njọ́ kó dórí àwa náà kó dórí àwọn àrọmọdọ́mọ wa wọ́n sàì síbẹ̀ fún wa ọpẹ́ ní fọ́lọ́wọ́ bá tó tún ní kí a bẹ̀rẹ̀ tafsiri ti ọdún gẹ́bà símà Ramadan dayfur rahman Ramadan dayfur rahman Ramadan àlejò ọlọ́ọ̀bá ni tó máa ń wá bá àwa mùsùlùmí lọ́dọọdún tí ó sì bá ní páyún fún odidi oṣù kan Allah ọjọ́ mọ́kàndín ní ọgbọ̀n àbí ọgbọ̀njọ́ ó tún wá dé báyìí àlejò Ọlọ́run bá ti dé nínú ìlànà ètò ìgbésí ayé ọmọnìyàn ó ní ká pán àlejò lé ká kí àlejò máa wólẹ̀ Ramadan ti dé a fẹ́ fi ìbẹ̀rẹ̀ tafsir alẹ́ ní a fi pàdé Ramadan àti fẹ́ kí Ramadan hàlá hìlá فاستبشروا بقدومه وبصومه وصلاته وبذكره وخشوعه رمضان هلا هلاله فاستبشروا بقدومه وبصومه وصلاته وبذكره وخشوعه فاضت علينا رحمة بالخير من ينبوئه قد عاد يشرك بالهدى يا مرحبا بقدومه رمضان هلا هلاله فاستبشروا بقدومه وبصومه وصلاته وبذكره وخشوعه مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مريم بك يا رمضان أدعت به مرحبا يا رمضان يا ندوة العلم يا رمضان يا ملتقى الأهل والجيران يا مجلس الوعز والإرشاد A'adakallahu ya Ramadan Marhaban bika ya Ya Ramadan Marhaban bika ya Ramadan Marhaban bika ya Ramadan Marhaban bika ya Ramadan àkìyẹ máa wólẹ̀ oṣù ìdùnnú àkìyẹ máa wólẹ̀ oṣù ìdẹ̀ra àkìyẹ máa wólẹ̀ oṣù àpọ́nlé àkìyẹ máa wólẹ̀ oṣù Ramadan mọ̀rẹ́ àwọn ya Ramadan mọ̀rẹ́ àbá ń bí káyà Ramadan. مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان الحمد لله wọ́n ti kí ramadana alhamdulillah oṣù ramadana lè wá bá wa láyé ó tún bá wa láyé lè ní alhamdulillah orí tu mú wá ni oníkà ìdúnú ó dìde ramadan oṣù rántí ni oṣù pẹ́pẹ́ ń fúrú ni lẹ́yìn gbàtà tí kí Ramadan kó lẹ kọrọra ìtókù náà ni kí a bẹ̀rẹ̀ wa bí i gbé lọ́dún ìwọ̀n gẹ́bà sí ma gbé lọ́dọọdún o náà ni ìfi ọpẹ́ fún olóore tàbá wo tí wọ́n ké fún a méjì fún a lè ní ọpẹ́ ni torí pọ́lọ̀wọ̀ ọba ọba Allah tó sílé fún ọpẹ́ ńlá ni ẹjá gbọ́ntọ́nà ọba sọ sọ́tù Luqman àyà 20 alam taraw anna Allaha sakhkhara lakum ma fi s-samawati wa ma fi l ọlọ́n ní ẹ̀yin ọmọ èdè ní àṣẹ ẹ̀tì ẹ̀rí ni ẹ̀rọ orí tọ́nà ọba àlékẹ́ ọlá àbíkẹ́ sí pọ́n ọlọ́ọba náà ló ń rọ sánmà àti ilẹ̀ fún àti tí ń bẹnugbó sánmà àti ilẹ̀ yìí àwàlá àrọ̀ èdèyàn láti máa fi sọlá afẹ́rẹ́ ẹbẹ̀ àrọ̀ omi ibẹ̀ àrọ̀ ẹ̀rí òkúta ibẹ̀ àrọ̀ irin ibẹ̀ àrọ̀ bẹ́ẹ̀ lọ àrọ̀ àwọn nǹkan fún yín وأسبغ عليكم نعمه àwọn oore ohun lọ́hun lóríṣiríṣi ọmbẹ̀mbẹ̀ ìtẹ́ẹ̀mà tó hàn ọmbẹ̀mbẹ̀ ìtòpamọ́ wa minan nasi man yujadilu fillahi bighayri ilm ọlọ́ni bẹnu àwọn ọmọ ẹ̀dẹ́ ni àìtọ́jú òun lójú ni ẹ tí wọ́n ṣe fàǹfà ń pọ̀ ọlọ́run láì nímọ̀ a ń bá sọ̀rọ̀ ọlọ́run tó sórí kunkun tí ó sì nímọ̀ wàdá hùdáhùn wàdá kìtàbí múni bákanáà kò sọ́nà makan fún tó tẹ̀lé bákanáà kò sí ìmọ́lẹ̀ kan tó mọ́lẹ̀ ìpàyànpọ̀un tó jẹ́ ìlànà àsìfúnni kò síwé kankan tó mọ́lẹ̀ ìpàyànpọ̀un tó ma jẹ́ ìtọ̀sọ́nà fún ọlọ́ọ̀bà àlíkẹ́ ọlánú ayà yìí ó já mọ̀ pé orí ohun ọlọ́ọ̀bá pọ̀ ẹ̀rì yùnábí ò khalaqahu ala ni'mi alayhim fi dunya wal akhirah lórí orí Ọlọ́run bá tó sí fún aláyé àti lọ́run ẹ̀rí bí anna sakhkhara lahum ma fi samawati gbogbo tí bẹnu sánmà Ọlọ́run bá alíkà ọ̀rọ̀ fún wọn min nujumin inú ẹ̀ ní ìràwọ̀ ẹ̀rí min sahab àìtọ́lọ̀ bá tó dá sínú sánmà yìí nínú àwọn ẹ̀sújò ẹ̀rí wà mọ̀tọ́rí bẹ́ẹ̀ náà lójú oríṣìí tí ń rọ̀ fún wọn wàtẹ́lẹ̀ jìn bẹ́ẹ̀ náà ni tá ń pè yìnyìn tó ń sọ̀kalẹ̀ náà lórí wàbáridin bẹ́ẹ̀ náà ni tútù wàjálà ìyáhà lahum sakafan mahgudan ọlọ́tọ̀ wá sí sánmà fáwọn èèyàn gẹ́gẹ́ bí àjà tàdáàbòbò tí ó lè jálulẹ̀ láìsí fi òpó bẹ́ẹ̀ ló tún dá wọn nǹkan sínú ilẹ̀ fún wọn min qararin inú ẹ̀ ni òun jẹ́ kílẹ̀ wà tí ó mì tó dùn gbẹngbẹn ẹni ẹ̀wọ̀ ojọ́ ilẹ̀ bá mì ń bí kẹ wí ṣe máa ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ láìpẹ́ nílẹ̀ Turkey àdílẹ̀ Syria láàrin kásẹ̀túkáyà ẹ̀wọ̀ yẹ̀mí tó bá lọ kílẹ̀ wà bó ṣe wà yìí ká máa sọlá lórí ẹ̀ àti orí lọ́bá fi ṣe ẹ̀rì wọ́n ni hàr bẹ́ẹ̀ náà ni àwọn odò kéékèèké ọlọ́run fi sórí ilẹ̀ kọmọ jàǹfàní fọmọ ẹ̀dẹ́nìyà wọ́ṣìjá bẹ́ẹ̀ náà làwọn igi gbogbo igi tẹ́rin ẹpátá àǹfàní ní fọmọ ẹ̀dẹ́nìyà lórí ilẹ̀ ayé wọ́zùrọ̀ìn bẹ́ẹ̀ ni àwọn nǹkan irúgbìn ẹ̀rí àwọn nǹkan tá a máa gbà nǹkan ní kóró wà símára àti kẹlẹ́so bákan náà wọ́sbàgà lè ní àmàhùn zọ́ìrà bẹ́ẹ̀ náà inú ẹ̀ mi risali rusul o náà nípa ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́ba níṣẹ́ sọmọ ẹ̀dẹ́yàn àṣẹ ìrántọ́lọ́rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́ba níṣẹ́ àṣóre ni bákan náà wọ̀nyí zali kótò bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀ba àlekọ́lá ó tún sọ àwọn ìwé mọ́kalẹ̀ ó sọ fún wọn bákan náà mọ́ ẹsà kó fún wọn gbogbo eléyìí náà ni orí ọlọ́run ito ní ìtọ́ ọ̀bẹ̀ẹ̀bẹ̀ ọ̀bẹ̀ẹ̀bẹ̀ ìtọ́ hàn ọ̀bẹ̀ẹ̀bẹ̀ tó pamá gbogbo orí ọlọ́run ọba ni táà náà bá wá wò lọ́wọ́ ọdún tó lọ yìí táà wò tọ́lọ́run bá ṣe fún wa inú ẹ̀ ní mọ́tàlá hayat orí ìsẹ̀mí adúpẹ́ o wàlẹ̀ àfíyà orí àláfíà adúpẹ́ o wàlẹ̀ islam orí islam adúpẹ́ o wàlẹ̀ iman orí ìgbàgbọ́ adúpẹ́ rẹ̀ o wàlẹ̀ amn orí ààbò adúpẹ́ rẹ̀ o orí arísìkí adúpẹ́ rẹ̀ o wàlẹ̀wòláàdì orí owó orí ọmọ adúpẹ́ rẹ̀ o wàtànfíìk orí kòǹgẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọlọ́wọ́ bà nìkan láti kòǹgẹ́ dáadáa lé lórí adúpẹ́ rẹ̀ o wànàjá ìyege lórí àdáwọlé adúpẹ́ rẹ̀ o bákan náà Nàìjíríà wa yìí tí a dájọ́ ìbò sọ́nà ìbò gbogbogbò ìbò ààrẹ ìbò agọ́fìnà ìbò senate ìbò rep ìbò house of assembly gbẹ̀sí lọ ní ìrọwọ́rọsẹ̀ pẹ̀lú àlàáfíà alhamdulillah alhamdulillah adúgbẹ́ fọ́lọ́wọ́n bá lórí àwọn orí ẹwà suratu nisa aya 157 ọlọ́run sọ nǹkan tó ń béèrè lọ́dọ̀ nǹkan méjì náà ni ma yaf'alu Allahu bi'adabikum ọlọ́ni kí ló mẹ́bí kó ń jẹ yí àṣẹ yí ọmọ ìdẹ́nìyà in shakartum wa amantum tẹ́ bá délé dúpẹ́ orí ohun ọlọ́ọ̀bọ̀ bá Allah tó ń ṣe fún yín tẹ́ sì gbọ́lọ́ọ̀bá gbọ́ nígbàgbọ́ tí òdodo wa kana ká dúpẹ́ fọ́lọ́run ká sì gbàgbọ́ ká gbàgbọ́ ká dúpẹ́ fún nǹkan méjì tọ́mọ ẹ̀dẹ́ ò lè sínrànú arínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n dùn dípé orí ọlọ́run ọba lọ́fà tọ́lọ́run fi yà jẹ wọ́n arínú ọmọ ènìyàn tí ọgbọ̀n ọba gbọ́ iná lọ́fà ìyà tí mùsùlùmí ti lè mú nǹkan méjèèjì dání al-iman wa shukur ìgbàgbọ́nú ọlọ́run àti ìdúpẹ́ fọ́lọ́run ìgbàgbọ́ ni pé àwọn kan tó yẹ ká gbàgbọ́ ká gbọ́ ọlọ́run ọba ọ̀sọ̀sọ̀

ó ní àfàlà àkúnù abdan shakura sọ́ọ̀fẹ́ kí n jẹ́rú tó ń dúpẹ́ fọ́lọ́ ni àṣẹ tí jẹ́ ọpẹ́ tọ́lọ́ bá ń bèèrè ń bẹ̀yẹn ó náà ni ìfara síṣẹ́ fún Ọlọ́run bá lèkọ́lá nǹkan méjèèjì tó lè mọ̀ kí a sórí ayé àtọ̀run nìyẹn ká gbọ́ náà bá gbọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ lẹ́yìn náà ká ولئن كفرتم إن عذابي لشديد ọlọ́n tó ń bá sóre fún ìdábá dúkó orí náà wọ́n sàlékún orí náà tẹ́bá ya aláìmúrí wọ́n gborí náà lọ́wọ́ yín káàtù wọnú suratu Ibrahim ayat 34 ọlọ́ni wa in ta'udu ní èjì ẹ̀ta innal insana lazulumun kafar gbọ́mọ̀ ẹ̀dẹ́ yẹn yẹ alábòsí alábaramóore jẹ́ a fi àsìkò àfidípẹ́ fún Ọlọ́run lórí gbogbo oore tó sí fún wa láti ọdún tó kọjá tó fi dọdún yìí kọ́nà wá ṣàlékún oore wa kó ṣàlékún ìgbàgbọ́ wa kó ṣàlékún dáadáa wa a ń bẹ Ọlọ́run má ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tí a jọ sáyé lọ́dún tó kọjá tí wọ́n sí láyé mẹ́lẹ́ ni tàbá wo wọ́n pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ọmọbẹ̀nu àwọn èèyàn ńláńláńlá ọmọbẹ̀nu wọn tí wọ́n súnmọ́ wa ọmọbẹ̀nu wọn tí wọ́n jìnà sí wa a máa fi àsìkò yìí a máa fi rántí wọn a máa fi àsìkò yìí tọrọ àforíjì fún wọn torí súrátù ashiri aya ẹlẹ́kẹwàá nígbà tọ́lọ́wọ́ bá alẹ́kẹ̀ọ́lá tí pé a máa ṣàdúrà fún wọn ni ẹgbọ́n tọ́lọ́ bá sọ lọ́sọ́tọ̀ Ashir ayẹ̀lẹ́ kẹwàá. alladhina ja'u min ba'dihim yaqulu. ọlọ́run náà tí a dé lẹ́yìn àwọn kan tí a ti lọ tó gbọ́n fi kú sàgbà wọn àwọn jẹ́ wá wà láyé lẹ́yìn wọn wọ́n máa sọ báyìí pé yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wọ́n ni ọlọ́run bá foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ti gba wájú wa látara ìgbàgbọ́ wọn ti lọ bọ́ lọ́hun wala taj'al fi qulubina ghillan lil ladhina amanu mọ́bí sínú ọkàn wa inú ni bí ní gbogbo àwọn tí wọ́n ti lọ bọ́lọ́un tí wọ́n wà láyé lọ́dún tó kọjá bá ní foríjì wọn bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn bá ní ṣekú ní sinmi fún wọn ìgbé wọn kọjú sí ọlọ́májú ṣòro ẹ̀já fi ọlọ́májú kọ bàjẹ́ ọ̀sẹ̀ ìsìbẹ̀ fún ọlọ́run wà lọ́rẹ̀ ẹ̀mí àwa náà wọ́n ti mọ̀ akúnbẹ̀ báyìí abẹ̀ rọmọdánà báyìí járí àárín rẹ̀ járí òpin rẹ̀ mú wá sí lópin àwẹ̀ta gbàláyé ọ̀sẹ̀ síbẹ̀ fún wa alimásálà ìdákọ ń bẹnu wọn àwọn àfáà wa àgbà alimam al-allama yusuf abdullahi al-qardawi bàbá wa gbani ìmáàmù wasatiyya wa tajdid àjọsáyé lọ́dún tó kọjá ni bàbá ṣe fatiwa ramadan tó kọjá wọ́n ṣe wá sí ramadan tó kọjá wọ́n sì láyé má lẹ́ni ọlọ́run bá ni gbà wọn kẹ́ àmín wa gbà ní ìlú ọ̀yọ́ ẹ̀rí bàbá dáadáa àjọsí ramadan tó kọjá ni káwọn náà báwọn èèyàn sọ̀rọ̀ Ramadan tó kọjá tí a kírun fáwọn èèyàn kí ìdí fún wọn wọn sí láyé mẹ́lẹ̀ ní ọlọ́bá ní sekú ní sinmi fún wọn bákan náà ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n ń lọ sí ìpàkọ́ ọdọọdún wọn ní December tó kọjá tí wọ́n ní accident lójú ọ̀nà ọ̀gọ̀rọ̀ wọn ní àlọ́ bá ọlọ́run ọlọ́run bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn bá ní síkú ní sinmi fún wọn àwọn ẹbí wọn jẹ́ fílẹ̀ bá ní rọ pa bá ní jogún àlàáfíà tó ah. péye fún wọn ah. mọ́sàn ìsẹ̀bẹ̀ ọlọ́run ah. bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ilẹ̀ Turkey tí a sọ lẹ́ẹ̀kan ní ọjọ́ Monday 6 uh, February 2023 yìí tí ọgọ́rọ̀ thousands ẹ̀mí ló bá lọ láàrin kásíkáyà ilẹ̀ fẹ́ mọ́ fẹ́ kásùn bá ní ilẹ̀ mì tìtìtìtì wọ́n sì bá bẹ́ẹ̀ lọ ìrẹ́ ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú bá ń ṣe kó ní sí fún wọn bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin fún àpẹẹrẹ ọmọ ìyàwó tó ìṣẹ́ lọ àti Mikael Zakaria yẹn dáadáa ni àjọ bẹ̀rẹ̀ jọ náà ni lọ́lọ́run bá ní kẹ́ bá ní gẹ́ ẹ̀rí àfáàwà ní ìlú Ìbàdàn Dr. Amajid Hamza bẹ́ẹ̀ náà ni lọ́yà wa Abdullahi Ọláwálé bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ lọ́n bá ní kẹ́ wọn bá ní gẹ́ wọn bẹ́ẹ̀ lára àwọn ìyá àwọn ìyá wa tí wọ́n lọ àwọn ìyá bọ́dà wa àwọn bàbá bọ́dà wa tí wọ́n lọ pọ̀kẹ́ ò bá ní ṣe kú ní sinmi fún ẹ̀rí àwọn ti lọ ní ẹ̀ ó dàbí akọnikanni ó ní daraju kama darajal kurunu wa galahum daraju kama darajal kurunu wa galahum ma galahum wal mari'u ghayru mukhalladi ma galahum wal mari'u ghayru mukhalladi daraju wọ́n ti lọ ní ẹ̀ kàmà dáradá líkúrú inú àgọ́ọ́lẹ́hùn gẹ́gbẹ́ àwọn sẹ́tù sẹ́tù náà ti lọ ó ti mú wa lọ ní ti máa mú ìyàn lọ máa gáàlà hun wàlmari uga irú mọ̀ kàálàdì àwọn tí wọ́n ti pẹ́ tó mú wa lọ náà ló máa jẹ́sẹ̀ lọ náà ló mú wa lọ wàlmari uga irú mọ̀ kàálàdì mọ̀ jẹ́sẹ̀ oníbọ̀ àmọ́wà náà bá se wá dìrù náà là ń dìrù yìí Ramadan ló tún dé káàdì dáadáa lọ́kànnà àwọn akọrin pé tazawwad alladhi la budda minhu tazawwad alladhi la budda wọ́n ni ọmọ nìyàn pé sí níbi tí ń bọ̀ tí ó lè mọ́ wà iná ní kú فإن الموت ميقات العباد فإن الموت ميقات العباد ikú náà ni ibùpàdé ẹrú Ọlọ́run gbogbo náà lásìkò kálukú wa èmi náà kú ìwọ náà kú ìwọ náà lọ torí díẹ̀ tazawwad pèsè ẹ̀rì àtàrdọ̀ an takuna rafika qaumin àtàrúdá tẹkù náà fi kọkọ omi lahun zaadu wa ń tàbí gẹ́rì zaadin lahun zaadu wa ń tàbí gẹ́rì zaadin wọ́n lẹ́yìn àjọ náà fẹ́ jẹ́ ọ̀rẹ́ àwọn èèyàn kan tí àwọn pèsè ìrìn àjò wọn tó wá fẹ́ rìnrìn àjò láì pèsè torí díẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run pẹ̀lú omi tí oṣù Ramadan ló pèsè ní ká pèsè ibi dúró sí ní àárọ̀ èrè آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم